adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ alékún ikẹ́ àti igẹ̀ fún annabuwa Muhammad sallallahu alihi wa alihi wa sallam ilé ìta sọ fara wani bí khutba wa lini òní ni hadithi ti imam muslim rahimahullah tí wọ́n bá wà nínú sahih òní ni hadithu abi dhabrin al radiyallahu anhu tí wọ́n nariti látọ̀dọ̀ annabuwa Muhammad sallallahu alihi wa sallam tánàbí na nariti láti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala irú hadithi na ń pè ní hadithun kudusiyyun ó ní ọ̀rọ̀ tó ṣe pé ànábì narí ti látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fa ma'anahu min Allah wa lafdhuhu min annabi ìtumọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní lafdhuhu láti ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ni ọlọ́wọ́ bá ń sọ wípé ya ibadi mo kú ẹ̀yẹ ọrú mi inni haramtu dhulma ala nafsi mo ti ṣe àbòsí léèwọ̀ fẹ́mi ara mi

inna shirka la zulmun azim dájúdájú ìmá sí ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba o àbòsí tí fi ń gajù ní kí nìdí tó fi ń jẹ́ àbòsí tí fi ń gajù o ní pé ìjọsìn ẹ̀tọ́ Ọlọ́run Ọba ni ìtẹ́dẹ̀ ń gbé ní àbòsí o ní kó gbé ẹ̀tọ́ Ọlọ́run Ọba kó gbé ẹ̀tọ́ ẹnìkan fẹ́lòmí kó gbé nǹkan síbi ìyẹn náà pè ní asherik òun ló fi jẹ́ pé ọlọ́wọ́ bọ́ ò kí ń fi oríjì àṣẹ tó lágbára tí ń gbé àwọn ìyẹn wọnú ọlọ́wọ́ bá tí wọ́n ṣe gbére ń bẹ́ àṣàbòsí àbòsí àkọ́kọ́ ni bóòlè ó sì wá kò níbi àbòsí àkọ́kọ́ yẹn o ní kíyàn túbá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí èdè padà síbi ìmọ̀ jọ́sì fún ọlọ́ọ̀bá nìkan bó sì padà kún bíbẹ̀ ẹni yẹn wọ ní islam ó sọ kalimatu tawhid la ilaha muhammadun rasulullah fatusbihu muslima ó wá tún wá wà nínú àbòsí tó ṣe kó ma ń ṣẹlẹ̀ láàrin àwọn mànẹ́bí Adam síra wa eléyìí wá pọ̀ lọ jàrá ó ń ṣẹlẹ̀ ní gbogbo ayé kò fẹ́ sí ayé kan nínú àwọn ayé táwọn yẹn bá ti máa ń péjọ tí ìbá ń ṣe pé ẹmọ̀ rí pàbòsí sectors káàkiri níbi táwọn yẹn ti ń ṣiṣẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ ni oníṣẹ́ oṣù àbòsí ń ṣẹlẹ̀ lọ bá mú tó ní àgbà tí ẹ̀ ń sàbòsí kékeré ní o àbòsí tó nípa ọlọ́dẹ̀ sọ fún àbí pé waja'altuhu bainakum muharrama ọlọ́run ni mo ti ṣe àbòsí léèwọ̀ láàrin yín o fala tadhalamu ẹ má ṣe àbòsí ẹnì kankan o àbòsí wá ní ìkíní kan bẹ́ẹ̀ bí àbòsí wallahi kò sí tẹ́yìn ó fi àbòsí gbogbo kódà bó jẹ́ dúkìá dúkìá tó bá fi àbòsí kójọ tó kójọ lọ́nà àbòsí wọ́lọ́ ìkíní ní bọ́ ọkalẹ́ ìbànújẹ́ náà ló mọ̀ fi lò lẹ́fìgẹ́lòmí ó ti kọ́lé o ti ní mọ́tò bọ́ inú rí odùn inú rí olè ẹ má ṣe àbòsí kò ní ìdíká ìṣẹ̀ tí ma ṣàlàyé kí náà ń pè lábòsí gbogbo alamọ́ tán ń pè lábòsí yìí tí gbogbo wa mọ̀ náà ni dúkìá tí ẹ ń ṣe ti ẹ̀yẹn tó kó sápò wọ́n náà mọ̀ pàbòsí ni a ìgbà tí wọ́n fún ọ ìwọ gẹ́gẹ́ bí kọ̀ntrakọ̀ tó gbaṣẹ́ eventually méjì lọ padà tún wá lò náà ọkọ̀ ọkọ̀ mẹ́wàá fẹ́ni tó iṣẹ́ gbà mẹ́wàá lálò but márùn gan ti tó àwọn mọ́mọ̀ kọ mẹ́wàá kọ́ lè bá rí bí jí márùn tó kùn yẹn eventually mẹ́ta gan lọ́tí padà tún wá lò bí kìíní ẹ̀nà ẹwọ̀ bó sí nítorí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹwà lọmọ kìíní kan wò àfà mọ́ sọ kìíní kan wọ́n wípé kò sí ìlú kan tán bá ti lè ń ṣe àbò sí ń bẹ̀ ọlọ́ọ̀bọ̀ ò ní sànù rárá kódà kẹjẹ́ mùsùlùmí david pa àfà mọ́ sọ wípé tẹ bá rí ìlú kan kódà kẹjẹ́ kéfèrí tí wọn ò bá kí ń ṣe àbò sí láàrin ara wọn wọ́n sì gbádùn ayé mẹ́ wọn ò lálìkẹ̀ yá mọ́ ẹlẹ́bọ ni wọ́n o lọ́fún ọ̀rá òlú gba ìlú àwọn kèfèrí ní àkọ́dà tẹ́ bá débẹ̀ wọ́n ń gbádùn bẹ̀ náà lọ́wọ́ dáadáa wọ́n ìṣàbòsí láàrin ara wọn àbábòsí yẹn kéré kọmpíẹ̀ sí àwùjọ tiwa yìí àwùjọ tá a wà tọ́kùn ní kálùkù balẹ̀ mọ́ gbogbo ti dàrú mo fẹ́ gbéṣẹ́ fún yẹn báyìí tàbí mo fẹ́ gbéṣẹ́ fún báyìí lọ́wọ́ yóò kọ́kọ́ gbá sórí àbòsí tó wá ń ṣe yẹn in tó wá mọ́ ṣẹlẹ̀ ní pé ọ̀tọ̀ ń sàbòsí fún yẹn ìwọ wà ní fẹ́kẹ́ sàbòsí fún wọn náà wọ́n rò nífẹ̀ẹ́ àbòsí tàbà ṣe fọ́ yóò dùn àmì wá kí a lọ ṣe fún mi yẹn àkódà náà wọ́n náà ń ṣe fún yẹn ló fi jẹ́ pé kí wá lọ́gùn ilé ogun rẹ̀ ní ká plain káwà clean níbi business tá ń ṣe wà clean wà pure àwọn kọ̀wáìdì kan wà principles kan wà tán ti kó sí wa lórí òun ló jẹ́ káwọn yẹn máa ṣàbòsí wọ́n gbà pé kò síṣẹ́ kan tó bá fẹ́ ṣe láyé ọgbọ̀dọ̀ ṣàbòsí o bọ́ọ̀ bá ṣàbòsí sẹ́wọ̀n ní lọ́wọ́ wallahi irọ́ ni business dáwọn yẹn ṣe tẹ́tí ń sàbò sí yẹn ìwọ establish ìwú ẹ̀ kọ wá ṣe pẹ̀lú bẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wà máa wo tọ́lọ̀bá ó sì fún ọ ọlọ́wà ní fàlẹ́ta dáwọn ẹ gbọ́dọ̀ sàbò sí o ya ibadi ọlọ́wà ń ṣe kìlọ́ ọlọ́wà rẹ̀ ilé tí pẹ̀yẹ̀ rú mi o kullukum dhallun illa fastahduni ẹ máa wá ìmọ̀nà lọ́dọ̀ èmi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ahdikum ìdẹ̀ fi yí mọ́nà ìṣúwẹ̀ ní kí gbogbo wa bá ṣe wà yí ẹni tó ti sọnù níwá ọlọ́bà ní fi wá mọ́nà ìwọ̀tọ̀ bá wà lórí mọ̀nà léni kò sẹ́ni tí ń fi ń dá olójú pọ́ọ̀kú lórí mọ̀nà yẹn o wallahi ó lè kú ìṣẹ́jú kan tí yóò kò láyé fàyàmàlù bí àmàlì ahìlì náàrí àwọn ahìlì ìjànà fàyàdùkúlù ha èmi ò ti máa síṣẹ́ ọmọ àlìjẹ́nà lọ láti tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ in tí ó kù tí ó fi wà àlìjẹ́nà wọn ní ju ìgbọ́n lọ báyìí ìgbọ́n ìgbọ́n báyìí ìgbọ́n ọwọ́ ló jẹ́ pa máa ń sọ níbi sọ́lá lójoojúmọ́ ihdina siratal mustaqim ọlọ́ọ̀bá fi wá mọ́nà ọ̀nà rẹ tó lọ tààràtà ọlọ́run tó wá tẹ̀síwájú pé yá ibadi ẹ̀yin ẹrúsìn mi ọlọ́wọ́ bá wù kullukum ja'irun illa man at'amtuhu gbogbo yín ẹni tẹ́bí ń pa ní elébi gbogbo yín àyàfẹ́ ni tẹ́mi ọlọ́wọ́ bá ẹ máa tọrọ ajẹ́ àmú jíjẹ mímu máa wà lọ́nà àbòsí má bá tọ́mọ làkejì jẹ́ kó tó jẹun wà lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ut'imkum èmi Ọlọ́run bó sì fún ọ àdéhùn ní látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ́ àdéhùn Ọlọ́run sàdéhùn fún pé ó yá tọrọ lọ́dọ̀ èmi Ọlọ́run Ọba yí fún ọ ya ibadi ẹ̀yẹ rúsìn mi kullukum ààrin gbogbo yín ààrin òhò ní ìhòhò lẹ́wà àfẹni tí bá yà wọ̀ lásọ yálà aṣọ àpọ́nlé àbásọ tá ń wọ̀ yìí náà ni èmi ẹni tèmi ọlọ́ọ̀bá bá wọ̀ lásọ ní gbogbo yìí ò lẹ́wà fastexuni ẹ máa wá lọ́dọ̀ mi ọlọ́wọ̀ bá kí ọlọ́ọ̀bá dákun mọ́ tú alásírí ọlọ́ọ̀dá dákun ẹ̀yìn wọ́stù àwọ̀rọ̀tì ọlọ́ọ̀dá dákun bomi ìhòbó ọlọ́ọ̀dá dákun bomi ọlọ́ọ̀ni ẹ máa tọrọ lódè mi ya ibadi ẹ̀yẹ̀ gúsẹ̀ mi ọlọ́wọ̀ innakum tukhti'una bil-layli wan-nahar gbogbo yín aláṣìṣe ni gbogbo yín lẹ́yìn ṣe mistake lọ́sàn àtòru gbogbo yín ẹlẹ́ṣẹ̀ ni innakum tukhti'una bil-layli wan-nahar gbogbo yín lẹ́yìn ṣẹ̀ lọ́sàn àtòru wa ana aghfiru dhunuba jami'a èmi Ọlọ́run bá mo máa gbogbo ẹ̀ṣẹ̀ fastaghfiruni ẹwọ́ èmi Ọlọ́run bá lálá foríjì ẹwù kabáhùn ìtumẹ̀ ní pé àwọn ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin ẹrú àtọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ ó póríṣiríṣi ó láwọn ẹ̀ṣẹ̀ kan tó ṣe pé láàrin ẹrú àtọlọ́ba ní bẹ mo ṣe zìnájọ́ kan ni mo fọ́ ọkọ̀bìnrin olóbìnrin jọ kan ni mo wo obìnrin olóbìnrin jọ kan ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ báhùn mo mutí jọ kan ni mo fa sìgá jọ kan ni mo fa gbóúnjọ kan gbogbo àwọn ẹ̀ṣẹ̀ eléyìí ń àwọn ẹ̀ṣẹ̀ tó máa wà foríjì láàrin ìwà àtọlọ́ọ̀bá ni tọ́sí ní padà síbẹ̀ mọ́ kódà kò tọ́ nínú ẹ̀sìn islam kó sí ẹlọ́wọ́ bá kọ́ wá tún jáde pé a ah, àmì mọ́ sẹ̀ǹkan báyìí lálẹ́ àná o kullu ummati mu'afa illa al-mujahirin al-mujahiruna bil ọlọ́ni àyàfà wọn tó ṣe kétọ́ bá ti ṣẹ ọlọ́ọ̀bá tán kọ́ anybody orí wọn wọ́n wà jáde láti wá publicize ẹ̀ṣẹ̀ wọn ló jẹ́ pé kò tútọ́ fún mùsùlùmí tó bá rí ẹnìkan tí ń ṣe ọlọ́ọ̀bá tí ń bẹ àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin ewé àtọ́lọ́run tí ń yọ ṣe kò tọ́ láti expose ìwé yẹn bẹ́ o ekanut ẹlòmí lọ́wọ́ nípa bóyá máa ń ṣe rọ́jù náà ayé máa ń sọ pé ní kò sí dà bẹ́ẹ̀ ni tó bá ti di pé kìníyàn ti ń tà á dá sọ́dọ̀ àwọn mànẹ́bí clear yóò bẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin ẹrú àtọ́lọ́ọ̀bá rẹ̀ ọgbọ́dọ̀ tú o ibẹ̀ ni hadith wa man satara musliman satarahu Allahu fi dunya wal akhirah ẹni tó bá bo musulmi Ọlọ́run sì bó láyá tàlkìyàmà àmọ́ ìṣẹ́ lọ́run àbí àgbákò tí ó dá wàhálà alẹ́ sáwùjọ ìyẹn kọ́ ná ń bò kódà ìyẹn ti tú tó ráwọn yẹn ma ń dà nǹkan pọ̀mọ́ra wọn pé àà ah, kí ni ẹwà ń tú àsírí ẹ̀sẹ̀ àwọn èèyàn ẹ ma sọ páwọn àrárá ah, ẹni yẹn ń pè àwọn èèyàn lọ sí ibi àánú àwọn ń sàlàyé fún ibi àánú ní pè yí lọ ní tó bá jẹ́ pé nùkọ̀ọ́rọ̀ yàrá rẹ̀ lọ́wà ní ànígbéjáde ànígbéjáde ó dàbí ẹnìkan bígbà tó bá rẹ́ nìkan ó wá gbé báàgì gẹ́dá ní báàgì yẹn ní bọ́ọ̀bù lọ́wà nú rẹ̀ kí ló ẹkọ́ ṣe pàá yóò ẹ̀yìn èèyàn ilé ìfẹ́ yìí bọ́m̀bù ní o khalas kó mọ́ lè bá kó báwọn èèyàn èyí ò sí nínú tambo yìí tí ó bá ti kó báwọn èèyàn ẹjí ká nóòtì kì ní ẹ̀ tó rá lómìn yálòmín kan lọ yóò kàn mọ́ sọkúsọ ẹ̀ẹ́ mọ́ sọ̀rọ̀ ẹ̀mọ̀ lẹ́ni hmm, ẹni tó bá fẹ́ kó báwọn èèyàn tó bá fẹ́ bá tàwọn èèyàn jẹ́ àfi kéèyàn ké nípa rẹ̀ báyìí èèyàn ni yóò kó bá yín ó báyìí wallahi nínú nasiha fal umma ìdẹ̀lúwà nínú nasiha ni fa'amatul muslimin àmẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin ẹwọ́ àtọ́lọ́run pàápàá jùlọ ẹni ogun òfẹ́ káwọn èèyàn káwọn mọ́ kóhùn sí kíní yìí irú ẹni bẹ́ èèyàn gbọ́dọ̀ ni wájìbù ní kéèyàn gbogbo ẹni bẹ́ mọ́tú tọ́bà tú kí ló ṣe ṣe nà sí àfún ẹ mọ́ sí kíní ẹ̀mọ́ kíní ò alhamdulillah mo ti gbọ́ mo ti gbọ́ alhamdulillah khalas gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn in tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tí bá ń ṣẹlẹ̀ tó bá ní ẹ̀tọ́ ọmọ ànábì adama mínú lóòótọ́ ọgbùdọ̀ dẹ́ẹ̀tọ́ yẹ padà ah ìmíntẹ̀mí mi máa ń jalè tẹ́lẹ̀ ni tó bá níbo ṣe lè dá tí ò ní bí aburú tó tún ju in tó wà nílẹ̀ lọ lọ wá bó ṣe dá padà àwọn ìmí tí wá ti gbájú ẹ̀ tó ti pọ̀ gan bó mo sáré máa tí mo ti gbá sórí gbogbo tó bá kù lọ́wọ́ rẹ̀ lọ fi ṣe fi sabilillah lọ fi ṣe sọ́dákọ̀ káàkiri ó sì gbọ́dọ̀ rí ti ládá kan lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó rówó yẹ owó dòtí ní kìí ṣe owó gidi Ọlọ́run ní gba irúgbọ́ kan lọ náà ní táà fún sọ nìyẹn ṣe ibáyìn àbí ṣe dákẹ̀ yíká bẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala kádẹ̀ pọ̀lẹ́ni tí ó mọ̀ wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba òun ń sọ yìí gbogbo ìlàlásìṣe àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ àti wọ́tọ̀ ń gbọ́n gbogbo wa innakum tukhti'una bil-layli wan-nahar gbogbo wa là ń sẹ́lọ́n lọ́sàn lóòrùn wa ana aghfiru dhunuba jami'a ọlọ́lẹ́ mọ́ mọ́ foríjì ẹ̀ṣẹ̀ fastaghfiruni ẹgbà mi lọ́lá foríjì aghfir lakum máa dẹ̀ foríjì yìí a tún fi àsìkò yìí náà mùsùlùmí létí ẹn tó ti sẹ́lọ́ ọba gẹ́ ọlọ́ni qul ya ibadiya alladhina asrafu ala anfusihim ẹlòmí ibi inna allaha yaghfiru dhunuba jami'a ma sọ̀rọ̀ tó ń sọ yẹmẹ́ pọ́lọ̀wọ̀ lè forí jẹ́sẹ̀ ti wà yìí rárá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba fàtúbù ila allahi jami'a gbogbo yẹn wá Ọlọ́run Ọba lálàforíjì ayyuha al-muslimun ẹ̀yin musulmi la'allakum tuflihun kẹlìbà sórírí ọlọ́run tó wà ní ẹ lè lágbára tẹ́fì fi ara ní èmì ọlọ́wọ́ bá wo débi kẹwà ríbi fara ní mí wà láńtẹ́blùgbù nẹ́fì ìfàtẹ́mfàríù ní kò dẹ̀ ságbára kàtí ń bẹ lọ́wọ́ yí láti fi sèmì ọlọ́ọ̀bá láǹfàní kẹsẹ pé ìwọ̀n táǹkì ó wá láǹfàní kàtọ́lọ̀bá ń gbà mẹ́ rárá ya ìbáàdì kẹlùbà wá gbọ́ kí ní yẹ dáadáa ọlọ́wà ní pé adam alayhi dé irúsí àtàwọn tó tún wá lẹ́yìn náà tí ó fi di yawmal qiyamah wa insakum wa jinnakum èèyàn yín ni àti àlìjànnú ni kanu ala atqa qalbi rajulin wahidin minkum gbogbo yín ọkàn yín wá dà gẹ́gẹ́ bí ọkàn ẹnìkan tí fi ń bẹ̀rù Ọlọ́run Ọba jùláyé bí a kan gbogbo yín ọkàn yín wá dà bí ọkàn Abubakar àbí ọkàn ní gbogbo yín ẹ dà bí màláíkà rárá ọlọ́run ni ma zada dhalika fi mulki shay'a èyí ò lékún nínú ọlẹ́ ìmì ọlọ́run ọba so ìtumọ̀ ní pé kìí ṣe kébí àjọsìn tó ń ṣe fọ́lọ́run ọba òun anna awwalakum wa akhirakum àkọ́kọ́ yín ìgbẹ̀yìn yín èèyàn yín àtàlìjẹ̀nú yín tọ́kàn yín bá dàbí ọ̀kẹ́ ni tí fi ń

láti ọmbù láti jẹ́kọ̀ wà ọmbù fọ́lọ́bà kí hey so ìrun tí mo ń kí àṣẹ mo ń kí láti wá ìyọ́nà ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ni ọlọ́run tó wá ya ìbáàdì ẹ̀yẹ rú ni àkọ́kọ́ yín ni ìgbẹ̀yìn yín ni èèyàn yín ni àti àlìjẹ̀nú yín ni tí gbogbo yín bá dó sí orí ọ̀dàn ilẹ̀ kan tó tẹ́ lọ ó wá gba gbogbo yín àtèyàn àtàlìjẹ̀nú gbogbo yín

fọ́dún ọlọ́ọ̀bá pọ̀ gan anú ọlọ́ọ̀bá pọ̀ wọ́n náà tọrọ anú lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́wà ní gbogbo yín bá ń bèèrè lọ́wọ́ èmi ọlọ́ọ̀bá mo wá ń fún ní dẹ́ǹfẹ́ èmìfẹ́ nǹkan èmìfẹ́ èyí tí ó kàn padà nú omi yẹn èyí tó lè dínkù nù bọ̀ tó bá tún wákànlẹ̀ bó ní òkan sí náà yóò tún kan sí nínú náà padà fún ìwọ gangan fún ààrẹ nínú àwọn ọlọ́rọ̀ bá subhanahu wa ta'ala ni wọ́n náà wà ya ibadi ọlọ́wà ní ẹ̀yìn ẹrù ni o innama hiya a'malukum uhsiha lakum sí ara wọn sí olóore wà nà súhù ọlọ́lẹ́mí ọlọ́ọ̀bá kọ gbogbo ẹ̀ kalẹ̀ àmáwọn èèyàn ti gbàgbé rẹ̀ dígbó tó bá di yọ́mọ̀ kìyàmà àwọn yọ́mọ̀ sọ pé ewu tíra olélé ma yughadiru saghiratan wala kabiratan illa ahsaha kò fi nǹkan kékeré báyìí lẹ̀ àbí nǹkan tó tóbi ní tí ẹ bá ṣe pó nótẹ̀ nígbàtàwọn nínú wọn wà mọ́ man úti ya kìtàbàhù wọ̀rọ̀ àzọ́hìrì ìbẹ nínú àwọn tí wọ́n gba ìwé iṣẹ́ wọn lọ́wọ́ tún wọn àmì ò gbà lọ́wọ́ òsì àmì ò dẹ gbà lẹ́yìn wọn tí mo tí ẹ̀ ní rí gan sọ́lọ́wà ní pé innama hiya a'malukum uhsiha lakum thumma uwaffikum iyyaha ma padà wá fún yín iṣẹ́ yín ní yawmal qiyamah faman wajada khayran falyahmadillah mímọ̀ ṣe rẹ̀ o kìí ṣe pẹ̀lú agbára rẹ̀ o kìí ṣe pé nítorí pọ̀ máa wo

kò gbọdọ̀ dẹ́nì kankan lẹ́bí àyàsẹ̀mí ara rẹ̀ nígbà ọ̀gọ́dọ̀ blame ṣeitọ́nù ṣeitọ́nù gó sọ yamal kiyama in ke ma blame mi o ọlọ́nsọ́nù Qur'an qala ṣeitọ́nù lamma qudiya al-amr ṣeitọ́nù ma sọ ní yamal kiyama tọ́rọ bá ti wa wa'adtukum fa akhlaftukum ọlọ́wọ́ bá sàdéhùn fún yín àdéhùn òdodo ni èmi náà sàdéhùn fún yín àmọ́

ìdí ni wíké mi ìfàgídí mẹ́ni kankan ní mọ́ pè yí ẹ̀dẹ̀dàmì lóhun ni ló jẹ́ pé ojú ọ̀nà ọlọ́wọ́ bá ń bẹ ó clear hadha aw hadha sirati mustaqiman fattabi'uhu wa la tattabi'u subul àwọn ojú ọ̀nà ṣètọ́nù náà dẹ̀ ń bẹ ó clear ìwọ lọ mú èyí tó bá ti fẹ́ mú nínú méjèèjì ibi tó sì ti lé mú òun wà yìí tọrọ ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ká tó pọ̀ lẹ́ni tí ó máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ istighfar gbọdọ̀ jẹ́ lẹ́nu wa o anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam lẹ́n tọ́lọ́n ti foríjì gbogbo ẹ̀ṣẹ̀ wọn ọlọ́n sọ ní Qur'an ipò ti foríjì àwọn ẹ̀ṣẹ̀ gbogbo tẹ́nu ìbalẹ̀ ṣe lẹ́ṣẹ̀ tó ti bẹ́ less than 70 times lójúmọ́ nínú astaghfirullah less kò less than 70 times every day astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah lẹ́ni tí ó ma wáyé àforíjì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala dìbí pa nàbí sallallahu alaihi wasallam wọ́n jí lóru wọ́n wà ṣe náà fílà títí tẹ́sẹ̀ wọ́n fi wú dìbí pé kanú àwọn ìyàwó wọ́n sọ fún ọjọ́ kan wípé ọlọ́ọ̀bá ti foríjì yìí ewu tún ni ìbádẹ́ tí wọ́n ṣe lọ́ọ̀bá tó wú báyìí ó ní afala akunu tí so ẹrú lẹ́ ànábì tún fi èyí ò dúpẹ́ ni o àwọ́ tí ẹ̀ tí ìbá ìbádà wà kalla lamma yaqdi ma amara ẹ̀yẹ̀ wí sẹ́rọ ọba àti ìsẹ́rọ dìbì kàfà ṣe já pọ̀ lẹni tí ó ma wà àforíjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹjá sọ́ra fún ìmá sí al-mujaharatu bil fiski ká ma sí ẹsẹ̀ òun sẹ́lọ̀ ọtún wọ́n jáde ọtún wọ́n sọ public ṣe tí ó in tó yẹ kí bó ṣe sẹ́wọ̀n ó yẹ kọ́ ma sáka gbé ìwọ̀n àgbùdọ̀ ká mímọ́ pé mùsùlùmí kẹba yíò kọ́ ma sáka kiri ìlú ó tún wá sí ó tún ẹ̀ àwọn yóò tún lọ like ẹ̀ wọ́n tún lọ share rẹ̀ àwọn kí ní social media yìí àdẹ́wò ló jẹ́ fún àtàmì tàwà ìwọ̀n lá àdẹ́wò tó ní agbára bí ṣe ń gba ẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kì í ṣe kékeré o bí ṣe ń gba ìtìjú bẹ́ẹ̀ ni gba jọmọlúàbí bẹ́ẹ̀ ni gba oríire kí social media yẹn bó bá ṣe ní viewers tó pọ̀ tó bẹ́ẹ̀ ni Facebook ó sì sanwó fún ọ bẹ́ẹ̀ ni TikTok ó sì sanwó fún ọ so àwọn yóò kí ẹ̀mọ̀ àwọn èèyàn lọ jóòrò ọba ti lọ jóòrò wọn káwọn yóò pọ̀ tí wọ́n wò báyìí báyìí ṣe ń wò tó owó ń dá ọ̀nà àkáùntì ti ẹ̀yẹ gẹ́bẹ̀ láwọn ẹ̀sọ́ àkílá tún lé ṣe ẹjẹ́ káfẹ́ṣin sí ẹ̀yẹ ìmí ò tún gbé skit wá comedy skit Islam ní fi ṣe comedy skit yẹn o kò mọ̀kún ti kò nínú ẹ̀sìn Islam pẹ̀lú àyà Qur'an kí nìdí afẹ́ view a likes a fẹ́ comments a shares a engagement kìníkà kìníkà nítorí kíní nítorí kó lè bá mọ́ dáun nínú account but ó ti ń register okó ààrẹ kalẹ̀ sínú náà jahannam ẹjá lọ́wọ́ subhanahu wa ta'ala ká jẹ́ musulmi gidi musulmi tọkàtọkàn musulmi ni gbogbo ta bá ń ṣe ẹ̀dàkùn allah subhanahu wa ta'ala kò ṣe wa allahumma a'izzal islam wal muslimin allahumma a'izzal islam wal muslimin wa adhilla shirka wal mushrikin والكفر والكافرين والنفاق والمنافقين والزندق والزنادق اللهم ثبتنا على الدين اللهم ثبتنا على هذا الإسلام اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم نسألك أن تعين إخواننا المسلمين المسلمين المستضعفين في فلسطين في غزة وفي غيرها من بلاد المسلمين اللهم اجعل له من كل هم فرجا اللهم هلك الأعداء اليهود والنصارى اللهم عليك بنتنياهو وأعوانه من الكفرة واليهود والنصارى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك